يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى ولا تتبع الهوى فيضلك عن سبيل الله ان الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن احكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم واحذرهم واحذرهم أن يفتنوك عن بعض ما أنزل الله إليك فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم وإن كثيرا من الناس لفاسقون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب ان الله قوي عزيز صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاه والسلام على عبده ورسوله محمد الكريم صلى الله عليه وسلم وعلى اله الطيبين وأصحاب الكرام الأوفياء وعلى كل مدى بدعوته واستنى بسنته واهتدى بهديه إلى يوم الدين ما بعد ọpẹ́ ni fún Ọlọ́run alhamdulillah adúpẹ́ ní ẹ̀kan sí alhamdulillah apàrí ọpá pẹ̀lú gbólóhùn alhamdulillah rabbil alamin àwọn ọba ní aláàbò wa ní oníṣọ́ kóngbò tí jẹ́ àbúrú kọlọ́ọba kọlá wà nínú ẹ̀ àmín adúnwà bẹ̀rẹ̀ tafsílù Kùránì Karim àlàyé ìfọ́síwẹ́ alùkùránì tèní lórúkọ Ọlọ́run ọba aláàna ọba oníkẹ́ ọba tó tún fún aláǹfà nílé ní kátùnwà ti ọ̀rọ̀ rẹ̀ tí sí alùkùránì Karim abẹ́ ọlọ́run bá àǹfàní tó fún wa yìí ọlọ́run kó gbà níjọsìn wa àmín kọlọ́run kó fi sínú òṣùwọ̀n ṣẹ́rẹ̀ wa àmín gbójúmọ́ bá ṣẹ́rẹ̀ ẹ̀dá jẹ́ láyé àti lọ́run kọlọ́run kó lè wà jìnà sí àmín ẹgẹ́ bíbi tí a sùn sí ní àná a rí pé ń tí a ti bẹ̀rẹ̀ tafsiri wa ọdún yìí àkọlé gbogbogbò tó wà lé lórí náà ni asíyásàtú al'islam wal muslimun asíyásàtú al'islam wal muslimun politics islam and muslims politics islam and muslims a ti sàlàyé fún ayé pé inú agbólò mẹ́ta ẹ̀ta yìí gbólóhùn tó nípọn jù ń bẹ òun náà ni al'islam ní abẹ́ gbólóhùn yìí ni gbogbo gbólóhùn méjèèjì tó kù wà siyasa jisu minal islam asiyasatu asiyasatu juz'un minal islam politics náà jẹ́ kankan inú islam tí a nábi mú wá islam gbogbogbò islam ẹ̀sà tó dá sí gbogbo nǹkan lẹ́yìn náà al-muslimun a lè rí àwọn musulmi islam الإسلام هو الأصل والمسلمون asl إسلام muslimuna far'un islam ni pìlẹ̀ àwa mùsùlùmí náà ni àjẹbọ islam torí ìdí ẹgbẹ̀ta bá fẹ́ máa sòsùn àwa mùsùlùmí islam láàbí máa sòsùn àwa kílá wọn nínú àwọn àsìgbọ́yé tí ń bẹ lódélé ní oníká máa fi àwa mùsùlùmí sòsùn islam láàbí hádà fáàmù khatà àgbóyí tí ó dá ní kí ni ìwọ̀ wọn ní kí lè mi wọn Islam ní scale standard ìdí kàdùkú bá wọn bẹ́ ní àwọn àwa musulmá hùwà tó kù dẹ́ káàtó Islam wa kọlọ́nà wa bẹ́ẹ̀ àrùn tí ń bẹ lára wa ló fàá torí díẹ̀ èyí tẹ́ máa fi àwa musulmi Islam láàá ẹ gbọ́dọ̀ mọ ìsìláàmù lẹ́ẹ̀fì máa ń tá àwọn kí láwọn àwọn tá ń pè láàfáà kí ni wọ́n wọ́n àwọn tí a ń jẹ́ olórí àwọn mùsùlùmí kí ni wọ́n wọ́n àwọn tá a pè ní gbajúmọ̀ láàrin àwọn mùsùlùmí kí ni wọ́n wọ́n nínú Islam ilé náà ni ó gbọ́dọ̀ yẹ nìkọ̀kan wa níbi àwa wà náà ni máa híyà síyásàtù ma hiya ma hiya as-siyasatu kí la ń pè ní siyasa kí la ń pè ní politics gbogbo àtà aláǹfààní àti gbọ́ aláàna àti jẹta a rí pé bó làwọn àfẹ́ ilédè bó ni wọ́n ṣe tú ibi àwáwà náà ni as-siyasatu fi nusus ash gbólóhùn síyásà yìí káwò lábẹ́ àkọọ́lẹ̀ ẹ̀sìn àwọn oníwádìí tẹ́ máa ń wádìí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n wádìí gbólóhùn yìí nínú Al-Qur'ani Karim láti Suratul Fatiha dé Suratul Nas wọ́n rí kò sí kẹ́ni wọ́n rí gbogbo àti àwọn súnà Muhammad sallallahu alaihi wasallam súnà Ànábì ló tọ́ka sí nínú Sahih Bukhari Sahih Muslim tí a tó fún alánà wọ́n wá ní bọ́ àti ẹ̀rí gbólóhùn síyásà pọ́nbélé tó gbójú ọ̀rọ̀ ìwá àwọn tá a sọ pé síyásà túmọ̀ sí a rí àwọn gbólóhùn tó tọ́ka sí nínú àwọn ayálùkọ́ ní aya 25 tí ọlọ́run bá lékẹ́ ọlá dákọ̀ agbólóhùn kan nínú àyà yìí tó igbólóhùn kọ̀ọ̀kan nú ẹ̀ náà là ń sí lọ ní àná tọ́lọ́bá yìí pé لقد أرسلنا رسلنا بالبينات ọlọ́run dájọ́ àdàrán àwọn òjíṣẹ́ wa ń sẹ́ pẹ̀lú àwọn àlàyé ẹ̀rí rúsùlànà àwọn òjíṣẹ́ wa pẹ̀lú pẹ̀lú àwọn àlàyé àwọn òjíṣẹ́ yìí ọ̀jọ̀gbọ́n ni wọ́n onílàákàyè ni wọ́n ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ọlọ́run ọba làákàyè wọn ìṣẹ́dá gbélé wọn lọ kọjá làákàyè nìkan ọlọ́run láà tún fi àwọn àlàyé lé wọn lọ́wọ́ kí tí a fún wọn kọ́mọ̀ bá síkẹ́ ní kúmbà rújú wa'anzalna atọ́nisọ́nà asọ̀kalẹ̀ fún wọn in bẹnu àwọn àwé gẹ́bẹ̀ àwọn àfó ní ma ṣe sọ alikutubul mudawana ìwé tó lákọọ́lẹ̀ tó pín gbà táwọn ànábì ọlọ́run bá ilọ̀ tán ó sì ṣẹ́kù kàtàwọ́rá wal injil wal zabur was suhuf mudawana kò ní àkọọ́lẹ̀ báwọn ànábì ọlọ́run bá ẹsẹ̀ lọ wọ́n ha sórí ni wọ́n gbé lọ bẹ́ẹ̀ ni Allahu Akbar lẹ́yìn náà wal mizan àtúwà sọ̀kalẹ̀ fún àwọn ànábì ọlọ́run òṣùwọ̀n ní tí ó fi máa wọn gbogbo nǹkan ẹ̀rí al-mizan ar-rabani òṣùwọ̀n tọ́lọ́run scale tọ́lọ́run náà liyaquma kọmọ̀ sí àbùsí àlàyé àwọ ọlọ́run ọmọ lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run tí àwọ ọlọ́run ọmọ lọ́wọ́ wọn òsùnwà àwọ ọlọ́run ọmọ lọ́wọ́ wọn líyàkú mànásó bèlèkìstọ̀ kọmọdé àlèdò dédé torí pé dédé tẹbà ń gbọ́ ad-dawlatul adila orílẹ̀-èdè oní déédé tí kálukú gba ẹ̀tọ́ ẹ̀ bó ṣe tọ́ bó ṣe yẹ ẹ sì máa gbọ́ ad-dawlatu adh-dhalima ad-dawlatu adh-dhalima orílẹ̀-èdè alábòsí hmm. tí àwọn alágbára ti ń yí àwọn aráàlú jẹ ìjọba méjì mẹ́lẹ̀ orílẹ̀ nù as-siyasatul adila òṣèlú déédéé àti òṣèlú àbùsí gbogbo tí jẹ́ ìlànà lori lórí ilẹ̀ ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn òṣùwọ̀n méjì ń bẹ fúnnú àìdà jẹ́ déédéé tàbíjá lábòsí lẹ́yìn náà lọ́wọ́ tẹ̀síwájú wa fún ọmọ irin iron ọlọ́ni ń bẹ ní ara rìn yìí agbára tó nípa bá sùn bẹ́yẹ kúwà kúwà tó ṣẹ̀dídà ìrìn ní jágbà lórí ilẹ̀ ayé béèyàn bá ṣe ní kàpá ìrìn sí ni ó sì lágbà tó lórí ilẹ̀ ayé Allahu Akbar ẹ̀rì tí a bá ń sọ pé superpower lẹ́ni kí náà agbára nǹkan jẹ́ ni náà. wa manafi'u linnas. ọlọ́ni bẹ lára ni àwọn àǹfààní tó pọ̀ fọmọ ẹ̀dẹ́ nìyàn. وليعلم الله من ينصره ورسله بالغيب kọ́lọ́ lè bá inna allaha qawiyyun aziz ọba tí ń bá yín sọ̀rọ̀ yìí qawiyyun ọba alágbára ni azizun ọba tó tóbi ni allahu akbar aya yìí aya tó tóbi ni ibẹ̀ ni wọ́n ti mú aya ìjáde chapter of iron the chapter of iron in the Holy Quran fáwọn Muhammad Ghazali rahimahullah rahimahullah ńgbàtí ń sọ àbùkù tó kàn wá mùsùlùmí látara ìyọlẹ́wà ó ní ummatul hadid la tasna'u sikina ummatul hadid la tasna'u sikinan ó ní ìjọ onírin tí ó lè dá ọ̀bẹ Allahu akbar ọ̀bẹ lásán knife umma nabi ò lè dárọ̀ lọ́wọ́dí ká máa ra nǹkan ìjà lọ́dọ̀ Amẹ́ríkà àwátá nírin a máa lọ forí balẹ̀ fún Russia China Britain France ó ní ìjọ onírin tí ó lè dá ọ̀bẹ̀ dìdá àfinà látara kíní látara ìjọ́lẹ̀ wa wọ́tàkà lófinà àti ìfàsẹ́yìn awáláwà wájú tẹ́lẹ̀ torí díẹ̀ bẹ̀rẹ̀ ọkọ́lá ń lọ lé ní a ti wá sọ àwọn gbólóǹkọ̀ kan a sọ̀rọ̀ ní àná mizan ní àná a ti dórí alqist wọ́n ni túnmẹ̀ ní pé wa qiyamun pé kí àwọn ọmọ ẹ̀dẹ́yàn dó lórí o náà ni hayatihim ká gbé ìgbésí ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn lórí dédé our life wà ní wá na ṣáàtì him alásáàtì tàwázùn bẹ́ẹ̀nà jẹwà níbi mukhtalifa o náà ní wípé gbogbo tí jẹ́ acting ọmọ ènìyàn lórí ilẹ̀ ayé àwọn activities ọmọ ènìyàn máa ń dá lórí ilẹ̀ ayé pé gbogbo ẹ̀gẹ́ bí mùsùlùmí án láti balance ẹni wọ́n ní dúnà yọ́tọ̀gọ́ alájáni o ní pé abala kan ò jabala kan lọ nígbàtí wọ́n sọ fún wa inú kíkún islam abala kan ni alijanibu tiqadi alijanibu alìrìntiqadi abala kan ni ìdàgbàsókè ẹ̀mí ẹ̀rí area of eh, spiritual development spiritual development abala kan ni àgbọ̀ mójútó nìkan kí jẹ́ níbi tààbùdí agbègbè ìmá sin ọlọ́run

bẹ́ẹ̀ náà làwọn kan nù lú wọn gbọ́ jẹ gàbá náà kan lórí táwọn gbọ́n kan náà ma jẹ́ sáádà kan náà ma jẹ́ aṣíwájú kan náà ma jẹ́ abid kan náà ma jẹ́ ẹrú kẹbí sẹ́bẹ̀ lórí ilẹ̀ ayé kánàbí tó dé ní ilẹ̀ persian àwọn persian empire jọ́nà lọ́hun ní romance. àwọn roman empire jọ́nà lọ́hun ìgbésí ayé tí a ń lò ń bẹ́ àti gbogbo orílẹ̀ ayé kódà ní Egypt nílùú Farahin bẹ́ẹ̀nà China bẹ́ẹ̀nà ní India gbogbo àwọn àgbáyé ní ti ń bẹ kánàbí tó dé ìgbésẹ̀ àti ń bẹ̀ẹ̀bẹ̀ jọ náà ni pé àkànlò lórí àkànlò ọmọlẹ́yìn ẹ̀nà ẹ̀wò Rome ẹ̀rí ìbẹnu Bible kò tí parẹ́dẹ̀ ní ẹ fi tólúwa fólúwa fún Caesar hmm. níjọ́ náà lọ́hun aráàlú wọ́n jẹ́ ìpín mẹ́ta nílẹ̀ Rome ìpín mélòó ìpín mẹ́ta ní gbogbo aráàlú nílẹ̀ Rome àwọn ìpín kajá ń pè ń sáàdà àwọn aṣíwájú inú àwọn aṣíwájú o náà ni rijalu kanais hmm. rijalu kanais àwọn àfáà sọ́ọ̀sì àwọn ṣojú ọlọ́run lórí ilẹ̀ ayé hmm. wọ́n pẹ̀lú aláṣojú ọlọ́run o wọ́n sì ní rijalu dáùlà rìjálù dáúlà àwọn tí a ń ṣèlú tí Qaisar tó ipò náà ló lórí wọn àwọn ará ìlú wa ni abid al-abid ru'at ru'at ẹ̀rì àbí ra'iya ra'iya àwọn ará ìlú tàjẹmáyé hmm. tàṣíkíní tàjẹmáyé yóò bá wá lọ síṣẹ́ inú òfin ìlú tí a bá rí one million wọ́n dá sí méjì 500,000 hmm. yóò lọ sí ọ̀dọ̀ àwọn àfáà sọ́ọ̀sì 500,000 yóò lọ sọ́dọ̀ àwọn olórí ìlú ẹni ó sẹ́kí ní èrè rẹ̀ Allahu Akbar ìtumọ̀ ẹfẹ́ tólúwà fún tólúwà ẹfẹ́ ti kéèsàr fún kéèsàr aráàlú làwọn alágbára ń jẹ ní mú Akbar hadhi siyasatu zalima òṣèlú òṣèlú àbòsí ni tó jọ́nà lọ́nà nìzọ́mù dọ̀ráì ètò ń dágbìn tax tí wọ́n jọ́nà lọ́nà owó orí nẹ́sàn torí díẹ̀ wọ́n ni ayà yìí gbólò yìí ń bẹ ni pé ẹnìkan ò ju ẹnìkan lọ Yorùbá náà sì rí àparò kan kọ kájú àparò kan lọ àfi tó bá gorí ebè a wà rí gbogbo ń dáa sọ yìí yóò máa ṣẹlẹ̀ bidawati rusul wal anbiya bidawati bidawati rusul wal anbiya pẹ̀lú káwọn ànábì ọlọ́run kẹ bil khitab al aqli

bí ewúrẹ́ ni wọ́n wá sí ọ̀nà wọn Allahu Akbar àfi kí wọ́n rí agbára tí dánilẹ́kùn agbára tí dánilẹ́kùn ẹ náà lẹ́ẹ̀fì gba burú ẹkó lọ́wọ́ wọn lẹ́ẹ̀fì rí Usman ibn Affan radiyallahu ta'ala anhu níjọ́ kan ó ń sọ̀rọ̀ fún àwọn mùsùlùmí ó ní inna Allaha la yaza bis-sultan ma la yaza bil-Qur'an ó ní ẹlọ́rìí mà pé ọlọ́run bàbá àlékẹ́ ọlá ó fi àṣẹsára agbára ó ní tí Al-Qur'ani ò lè yípadà agbára má yípadà Allahu Akbar tẹ́ bá ṣe wá àṣẹ ọgọ́rùn ọdún tó lè yípadà bí èyàn bá dépò agbára láyìn sẹ́jú ká má yípadà tí èyàn bá ma agbára lò láti túnlé ayé ṣe ó yá kíákíá nínú àwọn agbára tí a ti lò lórílẹ̀-èdè wa ká má lọ jìnà ẹ tí Buhari àti ìdí àgbà ń akọkọ. àkọ́kọ́ wọ́n lo agbára nílùú ì tó sì mú ìpadà rí wá níjọ́ náà lọ́hùn wọ́n gbé wá èdè war against indiscipline why kò sí wà ìbàjẹ́ mọ́ ò gbọ́dọ̀ tọ̀ o gbangba ò gbọ́dọ̀ tọ̀ níta gbangba tẹ́nìkan tó bẹ́ẹ̀ náà yóò jẹ ẹgbà ni ẹgbà lásán hmm. ó ń lọ ní Allahu Akbar ó gbọ́dọ̀ po express Allahu Akbar ibi bíríjì bá wà bá kó jìnà tó ń bẹ ló ti lọ́gùn lẹ́yìn náà ẹ gbọ́dọ̀ dúnmọ́ tó wọ̀ ẹ̀tò ní ẹ̀tò ní gbọ́bá tó kẹni bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ agbára nìyẹn níjọ́ náà lọ́gbọ́ sọ fún wa ní àìpẹ́ iná pé wọ́n náà fẹ́ yí owó orílẹ̀-èdè padà láàrin 12 days ọjọ́ méjìlá owó orílẹ̀ yí o gbogbo ẹ ń bá ní lọ́wọ́ ìlú lọ́wọ́ ni ìtàlótí wà ní a fún ní ọjọ́ méjìlá ká ti yí padà sọ́jọ́ méjìlá yẹn lọ́jọ́ kan kò lè ìtẹ́ ń pè ní agbára ni ẹ̀ Usman àǹfàní wá ní radiyallahu ta'ala anhu àwọn kankan bẹ tó pé agbára ló yípadà alùkwánù ló yípadà Allahu akbar Ọlọ́hun máa yí àwọn nǹkan tálùkwánù ló yípadà torí ẹ̀ lẹ́bẹ̀rí pé ọ̀rọ̀ kí àwọn musulman nípò agbára kí a ka òsìlé kún kèsì kékeré Allahu

ààlè ààlè sàṣeyọrí lórí ilẹ̀ ayé tí agbára bá ń bẹ lọ́wọ́ àwọn tí ó yẹ kó wà àwọn kò mọ Ọlọ́hun bùtùlú torí díẹ̀ òun náà ni wọ́n sọ yí pé Ọlọ́hun wá sọ pé a sọ irin kalẹ̀ láti kagbára ma bẹ́m̀bẹ̀ irin ni gbogbo rẹ́gẹ̀rẹ́gẹ́ tí ìṣẹ̀lẹ̀ orílẹ̀-èdè wa ilé ni àwọn ìjọba wa tí wọ́n sọ kí wọ́n ṣe ni tọ́ ẹ pé ìta ń pè ní ìgbófinró ẹni tí ọba bá tọ́ sí àkábí àjẹ́ lójú ẹsẹ̀ pẹ̀lú òfin ọlọ́ọ̀bá kò sí náà ní ma wáwọ́ gbogbo bàjẹ́ ní ma wà kalẹ̀ eléyìí iná nínú àwọn àyà fún wa lórí àyà yìí ni pé tí ń tọ́ka sí pé bàbá tẹ̀ rí gbólóhùn nínú àwọn tó si ìlànà ìlànà àmójútó ìlànà ìlànà gbogbo bẹ́ẹ̀ láyà tí wọ́n kífà náà suratu maida ọlọ́ni kí wọ́n ṣe dájọ́ kánàbí ṣe dájọ́ láàrin àwọn ìpín tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún ilé gbogbo láfi ma wípé bá àbágbólò síyásà nínú Al-Qur'an Karim ni ìdátọ́fẹ́ kó wa àtẹ́ntọ́ àtẹ́ntọ́ gbọ́lá dáa kí àtọ́tọ́ gbọ́lá mọ́dàn láàdán sọ́nà anta astaghfiruka wa atubu خيره واليوم الآخر والقدر خيره وشره من الله والبعث بعد الموت لا إله إلا الله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر